بواسي ومراد بن بواسي الحج فأكلوا من تمر لهم هم بجوكو تبيتي أزين فأوانا أجا موجة تمر إن وقت وامي لا موجة دون حليفة فدخل أبو بصير المسجد أبو بصير بابا مسلا سيلون تي وصلى ركعتين وإن لا في ركع مجي وأخرج طعامه يتغذى ọba gbóúnjẹ ọ̀sán rẹ̀ bóde wà kọ́dàmà súfrọ̀ súfrọ̀ tí a máa ń tẹ́ tí a máa ń dáńjẹ lé lórí ọtí ọ̀rà ńlẹ̀ fanadahuma ọba pé hunais àti káútàrù yẹn wípé ẹjẹ́ àjọjẹun ìdáhùn Siri rí imported ni kìí ṣe ìdá maka kìí ṣe ìdá medina ìdàtẹ̀wọ̀n aláti tàbí ó wọ́n ní ababasir wódà idada. ọ ń jẹun èèyàn lọ ọ wá ń fi dáhàn wípé sórí ìdá mi ẹ̀mí tí ó bá ìdá ìlọ nínú àwọn mùsùlùmí kékeré kọ́ ní máa dẹ ìjẹ wọ́n lẹ̀ lónìí níjọ́ tí àwọn àti sọ gbogbo tí ń bẹ láàrin wa lọ́jọ́ àṣẹ ṣúró tí ọ bá sí tí ogun ẹ̀bá tẹ́nìsìn tí dà iṣẹ́ tí ó ṣe uh, ìwọ̀kó gúrògbọ́ ọba sí ní nígbò ní délé kan ah ìdàwó ìdà ìpọ́tẹ́dì ìdàwó ní ìdà ìpọ́tẹ́dì sédà pandana ìrẹ̀ ìwọ́gánwò gbáà pàṣẹ mi bí òun gbà náà ọba wò ìdáyé ní ọjọ́ ìjì tí lè wà lè gẹ́yàn ó ní à ah! hàn tí a bá sí ìṣe dìde lọ lọ bá mú ọ̀lẹ́ ìṣọ̀ ó ṣe kó ìdàbò náà tà fọwà látà àbárọ̀ ọba pa ìkejì bá họ ìṣọ sọ́nà mọ́kànlá ọmọ àgbàrán ni àbíbo bó ti padà sọ́nà mẹ́dínà nù ní bá ń sáré bọ̀ nígbò dé Mẹ́dínà ó ní ya Rasulullah ní olùwáyà mi kutila sahibi wọ́n ti pẹ́ nìkejì mi o ní olùwáyà mi qatala sahibi sahibukum ẹni yí ti pè yán wá o àà ah! kí ni tójú mi ọkàn lọ́dọ̀ Quraish ikú ni fóònà dédé mẹ́kàbáyìí àríbí kí ló ṣe fún báyìí ó Abubasir ń pariwo bọ̀ nítorí sàṣíràn ó ti gbé àdéhùn rẹ o fúnra ọlọ́run lọ́lá mi báyìí lọ́wọ́ wọn o èmi mọ wọ́n náà àbáyọ fúnra mi o àríbí ni àdéhùn náà làdéhùn àdéhùn òun làdéhùn ẹnì kẹ̀kẹ́ kò lè wá gbé mẹ́dínà báyìí ah nínú Abubasir bàjẹ́ إليه إن سكنت أبو بصير قال لي بانو جاء فرجع وباكون مدنة إن لو إن لو تروى لو مكان كون لو مكان فتوجه إلى العيس على الساحل بوسد با ona jeda lono omi yẹn bẹ ń jẹ dadi sin nítòsí omi o ní àbúbàsír ìlọ́wà lórí ìgúnlẹ̀sì kí ló ń fẹ́ máa jẹ kí ló ń fẹ́ máa mu sẹ́mi àbìhì rìjálùm mínàlì mùsùlùmí bí Mẹ́kà àwọn kan bá gbọ́ nínú àwọn tí yà ń jẹba náà mùsùlùmí ní ní jẹ́dà kálọ̀ wọ́n jẹ́ kọmsúnà rọ́jùlán ní rọ́yà mi sàbùrún olóòsì fẹsẹ̀ múlẹ́jù 70 ni wọ́n fasami abihim abu jandal fanfalat abu jandal min qaidihi abu jandal yana tó ẹ́pẹ́ bàbá rẹ̀ mìíràn wá nígbàtí àwọn yòókù maka ebi madina ní bẹnu àdéhùn yí pé a mẹ́lọ sí wà láà ní ẹbá lọ sí sáàrí ní Jẹ́dà gbogbo ọba wà mẹ́ wọ́n ti dọ̀bí 70 tàbí nkẹ̀kẹ́ ibi tí ń wá lọ rẹ̀ tẹ́dọ̀ sí gbogbogbà tí ikọ̀ àwọn Kùrẹ́ṣì tí wọ́n bá ti ń kó ọjà tí ń lọ rẹ̀ rà torí maka owó o ni wọ́n ń ṣe jùlù wọn òwò ní ẹ́nsì ṣáàmù ní sísẹ̀ lọ́mọ́ ránkẹ́ jù ọ̀nà méjì náà ni ṣáàmù àti yaman john sọ wípé lè ilá fi kúrò ilá fi yín ríṣìlátà ṣìtá ìwàsọ́yì tí ẹbá annabi gbọ́dọ̀ sàdíyà rẹ̀ fáwọn ọgọ́rùn ràfúnmí nítorí ìjàmbá lélé ẹn tó wá jẹ́ abẹnu gánjọ́nà lọ ní Makka Abu Sufyan ibn Harb wọ́n bá dìde gbogbo àwọn àgbàgbàsá àwọn Quraysh wọ́n péjọ ọwá ni bó ṣe ń sọ́jọ́nà Muhammadu ọba àfàbòsílò laysa ala Muhammadin mọ́tọ̀ lábàtún kò sí nǹkan kan tánà bí ọ̀sán nítorí wípé sálàmà lakum àfíìrọkùn ẹn tó sá mọ́ wà lọ ànàbí fàkalẹ̀ 1 ẹn tó wá páyì lábíyà túnú bí amúrí ìsọ̀rọ̀ sálàm kèé sánàbí lọ ní ọpá ànàbí ọmọ síyàn ní ẹgbẹ̀ntẹ̀fẹ́ wínú àwọn ẹbí àbúbàsírì gbà náà wọ́n sàdíyà àbúsùfíà ni wọ́n ní sàdíyà lè annáwú lẹ́ìsà àlàdínihim nítorí pọ̀ nìkan mùsùlùmí kèfèrí láwọn èèyàn rẹ̀ yòókù kí ni àjọsí tí mẹ́láàrin sa'id Abuja dára táwọn èèyàn wọn lọ bá wọ́n sá wà ń bẹ̀ títí fá ó di pé wọ́n gbọ́jà lórí àwọn Kùrẹ́ṣì gbogbo àwọn olówó tí wọ́n lọ fún ra nǹkan ọjọ́ ọwọ́ Mẹ́kà tọba ń ìbọ̀tẹ́ sẹ́báwọn eh, èèyàn Muhammad náà ni wọ́n ẹmọ́ sí àbúsí Abu Jandal Abu Basir tẹ́wọ́ kò sí pẹ̀lú wa nígbàtà ń sáde wọ́n wọ́n mahfuz àwọn náà ládé mẹ́lẹ̀jọ́ náà lọ́wọ́ in tó sì yẹ ká nábì ò ṣe inna Muhammadan qad wafa ma alayhi anábì ti pé ń tí ń bẹ lọ́rùn rẹ̀ ó náà afẹ́ sí báyìí wọ́n ní ẹjẹ́ arán olórí wa lọ Madina ọlọ́bá ni bánàbí wọ́n sáfẹ́ mítìn Abu Sufyan bá dìbò ọba kọrí Madina ń dòrí Madina ó ní rí ànẹ́bí gbogbo wa korí korí sí ni wípé afẹ́ ìrèzì nkankan nínú àdéhùn èmi ní ọ̀sẹ̀ kan àbí ní kíni nǹkan minna fahuwa laka aláàlú ẹmbà tí wá bọ̀ tó fẹ́ wá bọ̀ nù wà kọ́ wá bọ̀ rẹ̀bí ni àbọ̀ tí yíò náà ah, ṣe bí fúnra wà láhá àti àyò ìdánù mẹ́jẹ̀ ẹmbásí ló wà bọ́wọ́ máa bọ̀ ṣùgbọ́n ẹmbásí ló ń bọ̀ ẹnìkan lẹ́tọ̀ àti di ẹnìkan mẹ́lẹ́mà ní Madina ní Maka ẹwù àdúrà tánà bí sílánà inna Allah ja'ilun laka wa man ma'aka minal mustad'afin farajan wa makhraja Abuja ń dàrílọ̀ lọ́lọ́ yìí pẹ̀lú bàbá rẹ̀ ọlọ́run ọbọ̀ mú àrùn sí wa ọba ó ní àníbì ní ọ̀gbọ́ kí ló túkù ọlọ́lá ẹ̀kejì ní àpọ̀ gbogbo àwọn ará maka arsel ila abi basir wa qawmihi liya'tuka bil madina wá tó bá ní rẹ́fẹ́ lọ sí sáàí ní jẹ́dà onílọ́rọ̀ ta ni pé Abu Basir bẹ̀rẹ̀ lọ tẹ̀dọ̀ sí àtọ́ àtàwọn ọkọ̀ rẹ̀ bá ní sọ pé àti túwọ́ ayọ̀ǹda kí wọ́n máa bọ̀lọ́dọ̀ rẹ̀ ní Madina ó sọ́rọ̀ sí ìtẹ́ǹfẹ́ náà ẹ̀yìn táwọn tọ́nà abínú kò sí wàrà Abu Sufyan ọkùnrin sí Mẹ́kà Ànábì sallallahu alaihi wasallam ọba gbé ìwé púpọ̀ tí ọba kọ̀ọ̀kan ọba kọ̀ eléyìí ni ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam sí Abu Basir tí ìwé mi ìbá ti ń kàn ọ̀la àti wọ́ àti gbogbo ẹtí ẹ̀m̀bẹ̀ pẹ̀lú rẹ̀ ọlọ́run ti ṣínà fún yín o ṣùgbáwọ̀ ọ̀jàmbá o fúnra kèfèrí wọ́n lẹ́ni tó wá ti fẹ́ wá bá mi kọ́ wá bá mi o fúnra wọn náà yọ̀ǹda yín ẹ máa bọ̀ ní Mẹ̀dínà o òṣèlọ́n fi fi wèrán wọn Marie, gbójú òkè ọwà ń wò ọwà ànàwọ́ ọkùn ní lẹ́tà Nábì sallallahu alaihi wasallam lẹ́tà yẹn ọgbà ọjà ọwà di lẹ́tà mẹ́yà pẹ̀lú ìnira ti mú omi wá ń dá lójú rẹ̀ wípé sóhun tó ànàbí rí mọ́báyì pẹ̀lú bọ́lọ̀ mọ́rọ̀ wáyì Abu Basir rahimahullah ọ̀rọ̀ ọlọ́run bá ní yọnu sí ọlọ́run bá ní gbàgbọ́ rẹ̀ Abu Jandal olówó akógbó àwọn èèyàn yòókù láàrín ó di Madina lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam wọ́n lọ wọ́n lọ títí títí títí tí ẹ fi wá wọ Madina àwọn tí wọ́n wá ń sọ wípé ṣé wàá fa Abu Jandal lẹ́ni àà ah, sáwàá fi ẹ̀pà sí lẹ́ni tí tóbi lẹ́mí àwọn mùsùlùmí راوي فعلم المسلمون أن طاعة الرسول خير لهم ọwọ́ akíyà pátápátá sáà mùsùlùmí pé ah ẹ̀kẹ́yìn ọmọ ìyapa nẹ́bì ibẹ̀ lóore wà àṣẹ tí ọba tí yéèyàn lónìí àṣẹ yóò padà yéèyàn eléyìí a máa tẹ̀síwájú bí i àwọn rahman ní ọjọ́ mẹ́jọ kí lọ́sẹ̀ lẹ́yìn ìgbà a máa tẹ̀síwájú ṣùgbọ́n àmàmà dúró ń bí wípé ta'atu rasul khayrun lahum kéèyàn máa tẹ̀lé àṣẹ ànábì oore tó gani? ni kútúbà yìí yóò wà bú díẹ̀ jẹ nínú December lẹ́yìn tí à ń káàkúnra wa أسو كجلا كلا وين سماو إن عدة الشهور عند الله 12 شهرا أسو مجيلا نعلن سبحانه وتعالى جماعة النبي صلى الله عليه وسلم نبات كودية تلهم مصدر أني لا تتبعنا سننا بواني كسننا من كان قبلكم تيمبال لوتان àwọn tí a fún tí a sáájú yí ìṣẹ́sí wọn ló kù tí ọ ma wù yí tí wọ́n bá ń lùlù nílò ìjọsìn ẹ̀yin náà ó kò lùwọ́ mọ́sálásí tí wọ́n bá ń pé jọ fúra bẹ́bí lọ sọ bẹ́ẹ̀ ọ̀nà àtọ́lọ ń fún tí àṣáájú wa àwọn yẹ̀wúdí jímà lọ́lọ́ ń fún ẹ kí wọ́n yà sọ́tọ̀ nínú gbogbo ọ̀sẹ̀ kọjọ́ jẹ́ na kírísítẹ́nì jímà ní àrẹ́rẹ́ sọ́gá jímà lòlúrí fún yìí wọ́n bá mú ahad wọ́n mú ìjọ sunday ó ṣọ́rọ̀ ní àwọn wá dé àwọn ọ̀ta ọlọ́run ọba wa lẹ́nu àwọn amúkíni o amú jímọ̀ àwa ni akẹ́ǹdè gbẹ̀gbọ̀n fún wọn nígbàgbà lè kíámà àwa ilé ìjọ tí wọ́n pọ̀jù àlìjẹ̀ náà àwa ìwọ́n sì kọ́ dánú sábà pé àkọjẹ́ ẹnu àlá Allah subhanahu wa ta'ala jàmáà àwọn ọ̀rọ̀ tí wọ́n ma lórí ìyọnú ọlọ́run ọ̀pọ̀ gán nínú àwọn àṣà tí Yorùbá máa dá ara ẹ̀ ni gbogbo ọdún tó bá ti bá ní láyé ṣíṣe ni ara ẹ̀ ni ọbọ̀ ọ̀lẹ́sìn ara ẹ̀ ni obìnrin ọ̀lẹ́sìn ara ẹ̀ ni ẹlẹ́yà ha fún àfáà rẹ̀ ibẹ̀ ni ọha fún ló ti kú kí ló tún bojú sí ara ẹ̀ ní kéèyàn máa dágbére pé ẹ̀ ustaz mo fẹ́ kẹwàá ohun mo fẹ́ hayàwó mi káwà kọ́kọ́ mọ́lá kọ́kọ́ àsìkò táà wáyé àsìkò táà sàn sọ wípé alì ìbáratù fìlà harajù kàmà jámìnà àdítà bí rọ́ìrọ̀ gbogbo ẹ̀ ń lè dúó déédé ní àsìkò tí nǹkan bá dàrú báyìí kàhíjírọ̀ tì ní ìlàyìí irú tọ́lọ ń sàdéhùn wípò wọ́n fẹ́ tó bá ṣe ìjírọ lánàá tí nǹkan le tó yẹ pé tí wọ́n bá jáde ń jọ́nà lọ́hùn in tí wọ́n nínú ẹ̀ gbé jáde wọn ò lè mú kankan mọ́ bó ṣe lé tóhun in tọ́lọ̀ wọn fún in lọ́lọ́hun ó fẹ́ tó bá lè dúró dé lásìkò jẹ̀mọ́ kí ti ẹ̀ ní wú mùsùlùmí lórí nínú ọdún tọ́lọ̀hun ọbọ̀ sáyìn rẹ̀ látòkè sánmà àwọn tí wọ́n láwọn ń sọdún ọ̀hún kò yé ó clear kìí sọdún kírísítẹ́nì lọ́dún mẹ́ntàì kìí sọdún kírísítẹ́nì kìí sọdún jíu ọdún òsà ni tó fojú hàn òsàn róòmù ni ẹ ti ní jẹ́nọ́ọ̀sì ni ẹ ń pè iná ti january àwọn wá ń sọ̀sà àti ẹ̀rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ lọ́wọ́ tá a wà yìí tí wọ́n bá dá kírísítẹ́nì sí mẹ́wàá méje ń bẹ̀ yẹn ń sọ pé àwọn èrò rẹ̀ díẹ̀ ẹ̀díẹ̀ lẹ́nà fẹ́ pa o fún èrò rẹ̀ díẹ̀ ìwọ tó wá lọ fẹ́ jẹ ráìsì àtẹ̀dìẹ gẹ̀ kí ni ń gbé bọ̀ kí ni ń bẹnu rẹ̀ èyí tá a sì lé wa mélòó la jẹ tẹ́rí